ẹ̀rẹ́ tí ẹ̀rẹ́ tí wọ́n tó wá ń pariwo ipé ìwọ́n tó jí pé orí ní tó fi lọ́mọ àwọn ọmọ ìyá lọ́mọ àwọn brothers àwọn Salafiyun àwọn onísúnnà tó ń parọ́ Boko Haram mọ́ wọn tó bá jẹ́ Boko Haram ní wọn àwọn olóyẹ kó wà níwájú ìjáde lórí gọ́ọ̀mẹ́ntì dámilọ́n àwọn olóyẹ kó wà níwájú ṣe bẹ́ kí ni wọ́n mọ̀ dubai pé ẹ̀hẹ́ chance ti dé káà náà fi gbé Boko Haram tí wọ́n náà jáde káàfi gbàjọba àwọn ń ṣe wá tún ní ìsinmi ẹ̀rìmí àwọn ní pé gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì ń fún olówó sí gọ́ọ̀mẹ́ntì mọ́ fún Boko Haram lówó àwọn yóò sì fẹ́ nílà káyì báyìí náà gọ́ọ̀mẹ́ntì fún olówó lẹ́fẹ́ sọ́tẹ́ sọ́hun kí ló kẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ́ntì èmi mọ gọ́ọ̀mẹ́ntì kẹ́kẹ́ èmi ò mọ gọ́ọ̀mẹ́ntì rí èmi wà lábẹ́ ìjọba èmi ò ìyìn kò sí nídìí kí mọ̀mọ́ èmi ṣe wà lábẹ́ mi àwọn olórí ìlú ọlọ́jọ́ dá fún yín ọlọ́ sí fún yín ṣe torí ọlọ́ fún yín ṣe ibẹ̀ náà ni ìdùnnú àfáwà náà akágbénù lú kí n lọ láti bí sí post office ní unity lọ́kàkiri kọ́kà mi balẹ̀ mo fẹ́ jẹun ọlọ́run sí jẹ́kún mẹ́rin jẹ́ alhamdulillah ṣe boko haram wà lè rí náà rí àwọn tó jáde àwọn yóò kí ṣe boko haram náà they are fighting for their right àwọn mú jẹ́wọ́n súnnà ni boko haram ni wọ́n èmi ò ní àwọn ah, ó di after 80 years kan tó gbé jáde ni wọ́n ṣe tí wọ́n 80 years yíwà wà láyé mẹ́lẹ́ 80 years àwọn èèyàn gbọ́n ẹmọ tó ni àwọn àmúdé ti tó <laughs> so that as you go on YouTube oh say ni after six months wey be jáde ah but eh, eh six months àbí ba ko six months kalẹ̀ ah wọ́n ti jáde ẹ tún fún six months yìí ó wá mo mo bu 80 years so 80 years You gùn go go kú irọ́ àwọn yẹn pa yíye nírọ́ so àwọn onísúnnà àwọn gangan o ń pè ní símá àwọn ń takwa ideology Boko Haram nínú major instrument Boko Haram sí ní pé ká jáde against àwọn olórí ká má terrorize àwọn olórin ká má face àwọn security agencies wájú for example káàkiri bí ó ní súnnà kan mọ́tàlá àwọn tẹ̀ tí ń pè Boko Haram tẹ́gbẹ́ sáà ń tẹ́ kíní kíní kan wájọ́ sẹlẹ̀ láàrin àtọlọ́pàá lásán kódà kó mọ́ sọ́rọ̀ wọ́lẹ́ wọ́n ti tàgì káàkiri everywhere ṣe bá sọ fún yí Boko Haram làwọn mọ̀ ẹ̀ Boko Haram ní wọ́n ẹ wò Allahu Akbar àmọ́ ní ìsìn àwọn èèyàn jáde wọ́n fèsì sójà wọ́n yí àwọn gbọ́ọ̀wù ibú ní tí ìbò dẹ̀ yìí àwọn náà dùtí àgáàsì ẹni àwọn náà sẹ́rí àwọn dátù tó wà mẹ́ ni pé kí ní o mọ́ jẹ́ kó mọ́ yẹ́ abu democracy that mọ́ sọ tẹ́lẹ̀ náà abu because democracy ni ní ìsinmi so nínú Islam nínú Islam anẹ́bi ni tẹ́nìkan bá ti jó lórí tẹ́nìkan bá tún wá dé òun náà wà ló fẹ́ jó lórí kí náà ní kẹ́sẹ̀ fàkùtùlúhù anẹ́bi ni ẹ̀pàyàn ni aláburú ẹ̀dánù <laughs> so ṣe pẹ̀lú pé nínú Islam kò sí opposition party kò sí tẹ́ǹpẹ̀ ní opposition party pàtì kanáà amirun muslimin wọ́n ti fi jọba àbí tọ́ sẹ̀mìnà <laughs> ọgbọ́ ma òbé ní kò súnfẹ́ sí àbúrò mi ní ẹ̀kẹ́ alákẹ̀ ní àwọn olórí ìlú ti wá wọn bíra kọmọ òbé rẹ̀ èmi wá mọ́ wá ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ pé ẹnìkan náà fẹ́ mọ́ bá ń di olórí mẹ́un ẹ̀lọ́ ọyá ẹlọ́pàá ó pa ni because Islam rí pé in tí ó àláfíà fi lè wà lórí ẹ̀ now ṣe ẹ̀rù bí á nígbàtí Tinubu wọlé ṣe ẹ̀rù bí á àwọn position ṣe wọ́n sí mi ah ṣe ibi táwọn ti gain oníkódé àgbò lórí ṣe ní tọ́fẹ́ ní pé táwọn bá wọlé tán ìní ò tún bẹ̀rẹ̀ ibi because wọn ò gbọ́dọ̀ orí ṣe tán bá rí ṣe àwọn aráàlú ó gbóṣùgbà kárì fún wọn wọ́n tún ṣe mí mẹ́rin àríwẹ̀ ọkọ̀ gbọ́mọ̀ gbúdọ̀ sí mí because àwọn ẹ̀fẹ́ sí àwọn ẹ̀fẹ́ jólórí kóbò rẹ̀ àṣà àwọn ẹ̀fẹ́ jólórí so èyí tó wà lólórí o kò gbúdọ̀ rí ṣe because ó bá ti ń rí ṣe àwọn yóò gbà kò nídìí change ẹ̀ ó rí ṣe náà ṣe bó ní òun làwọn èbó kó sí lọ́gàn i imagine bó lẹ́ni kó sì mọ́ for 40 years nínú tó fi yà olórin lágbàánù gbogbo Libya ni Algeria Tunisia everywhere They've been ruling for 40 years. How, how possible? You have your right. Nínú Islam, èyàn rule for 800 years. Tó bá láyé, tó bá tó wá fẹ́ kú, tó bá tó wá láwájá lórí lẹ́yìn yíò wọ́n bí ń dá. Ah, Àfá yìí, òun ló lórí yìí ti máa ti kú tán wọ́n bí ń dá. Òun náà ló lórí inú. Kódà kó jẹ́ mọ́ rẹ̀, kódà kó jẹ́ bó rẹ̀, kódà kó jẹ́ family rẹ̀, nepotism kò ṣe tó olórí lẹ́ni lólórí ni. Olórí lọ wá ní wọ́n sì lè bọ́jú bí mẹ́fà mẹ́rin márùn wọ́n lè bọ́jú mẹ́wàá lọ ẹmẹ́nìkan ní kójú lórí èyàn tí ṣúrọ́ bá ti mú agbára ti bà lórí ṣúrọ́ bá wọn tí ṣúrọ́ bá ti ní lágbájá lórí wa wọn bí ẹ̀dá kó kọ́lá fà rẹ̀ mọ́ olùlọ fún bẹ́yà lójú ẹsẹ̀ ni ẹgbù Islam wáwo Saudi tán bá bí ọdá lọ sí protest in Saudi tó bá ti fẹ́ kún kékeré lọ Saudi pé mo fẹ́ lọ jà fún ẹ̀tì wọn Saudi wá lọ Saudi wà bẹ̀ pé tó bá ti ṣe báyìí yóò gẹ̀ẹ́ni Nàìjíríà lọ ìlú lọ́gbẹ̀lẹ́ gẹ lọ́wọ́ dànù òwò àti tani ọba Salmani ṣe family Saudi nìkan ní ọmọ ogúnlùwá ni family tí ẹ kí náà rí ṣe ẹ̀lọ́bẹ̀ tí ó kọ̀m̀plẹ̀ family rẹ̀ ò jámọ̀ kàkàfà family wọn kò sẹ́nìkan tó sórí ẹni family ẹlòmí ẹnìkan tó sórí ẹni family ẹlòmí kò sí kílíkà eré nǹkan tó yàmọ́ sẹ́ni mẹ́ni tó dàbí ìran family nígbàtí wà buhari wà mẹ́mbà ẹnìkan sọ̀rọ̀ kan wọ́n fún ní sí wọ́n ni buhari yóò ní achievement a ní ok ìgbà tí buhari wà ní 34 years ó kọ́ jẹ́ head of state Nigeria bàbá rẹ̀ gbọ́dọ̀ wà ń bà wọ́n wulẹ̀ gbẹ́lórí tẹ bàbá rẹ̀ náà lọ fi gbé bàbá rẹ̀ gbọ́dọ̀ wà ń bà yìí ó tún ṣe ó tún achieve báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mẹ́nìkan ní fámílì yíwá bó ṣe gbò tóhun tẹ́ẹ̀kà pọ̀ bí kínákè bí èkúté sọ́ọ̀sì ẹnìkan ní tó achieve tó achieve mọ́ wá fún ìtawò èdè náà ń pè ní smackdown tẹ́yẹnyẹn pa ikú street ní kú oró kíyàn pa ìyàn kúrò nìyàn tí wọ́n kàn ń pariwo sí ẹlòmí ìyàwó kan ló ní àtọmọ kan gọ́ọ̀mẹ́ntì inú ilé rẹ̀ kò rí ẹjọ́ òun ni president inú ilé rẹ̀ ìyàwó àtọmọ ọmọ gúnlọ̀ àtàn protestin ọmọ ẹlòmí ìṣẹ́sẹ̀ fún ní ìgbájúláàrọ̀ yìí ni ẹlòmí ti jẹ̀lẹ̀ ẹlòmí ìyàwó rẹ̀ ẹsẹ̀ jòkólé lórí tálálẹ̀ ànẹ́ni òun náà bọ́ sórí títì bá sẹ́rẹ̀ kí ní kan a nígbà àtọ́ ni ìwọ̀ orí inú lẹ́yìn orí mẹ́rin ilẹ̀ afrot orí tó ó fẹ́ tó millions of o mọ́ iye kilometer square Nigeria afrot orí tó èyàn méjì mẹ́ta ò rí tó ọwọ́ afẹ́ tó 300 million people 4 by 4 ilẹ̀ ní mìíràn tó á float wọ́n tó máa jẹ́lẹ́gbẹ̀ mẹ́ ò rí tó ọwọ́ afẹ́ tó gbogbo Nigeria àọ́yìn ká sí ọ́ ẹni Nigeria tẹ́ bá sọ gbogbo èdè tẹ́ǹsì yìí ìyà tí ń bọ̀ wá lẹ́yìn yóò mọ̀ wọ́s sí ní o ìlélẹ̀ ìtàrẹ́sì ìlélẹ̀ ìtàrẹ́sì 13000 kọ́dù tó parí bẹ́bá continue ẹ̀rà 10000 wọ́n lè kó ti di 1000 àbí sí ẹpadà confirm àbí epo 800 náà ni àbí ẹ̀tí rẹ̀ ok 800 ni ní last year bí èlò ni bí 250 300 àbí ìgbàgbàlá ń sọ pé ó ti wọ́n à nígbà ó ti wọ́n ọ̀ à nígbà ó ti di 800 báyà bí yóò di 8000 ló <laughs> yóò di 8000 ló bẹ́ẹ̀ ni ẹ́rà ní 8000 kò sí tẹ́sẹ̀ sí 1 litre kẹ́tẹ̀tẹ̀ mọ́ mọ́ tẹ́sẹ̀ o nítorí bóò ní protest ó ṣe jẹ́ kọ̀rẹ́tì láti túnṣe ó ti ẹ̀ tó kọ́mọ̀ mọ̀ sùn tí a sọ́mà ní ìlú kàkàkiri báyìí fún àdúgbà òtúwá ní nínama tó ráwùn yóò nílá kàrátà lọ ń ba streetlight jẹ́ tọ́lọ ń ba gbẹ̀jẹ́ ṣe streetlight government zero streetlight rí náà ṣe kọ́ sí mẹ́rin ará àdúgbà ní àwọn èèyàn kan ń ṣe rédèrèdè ní ìsìn ìyá kàkàrà àmà ká gbogbo wọn láwọn ṣe protest náà ní gbogbo kíní wáyà náà maka gbogbo kébù èyí tó mọ́ tú lára transform gbogbo náà mọ́ tú àwọn ṣe protest gọ́ọ̀mẹ́ntì ní government, ó dá inú yóò ti dùn ní ìsàkàbáyé ọlọ́rin méjì lọ tàntì gbogbo generator lè yí mọ́tò bá ti gbogbo numbers ní ma yọ everywhere ẹwà fún àwọn ará Kenya wọ́n ni ẹwà àwọn ará Kenya Gen Z àwọn Gen Z kìníkà kìníkà láti bí a month àwọn ti fẹ́ túgbò Kenya tàntì wọ́n sàn kí president wọn ó gbọ́dọ̀ step down princess gbọdọ̀ step down kíníkà gbọdọ̀ step down àwọn tẹ́fí ń ṣe àwọn sálàfí ní àbí wọ́n fèsì ìbọn ah they are very strong wọ́n fèsì ìbọn báyìí ni mo tẹ̀ jẹ́rì àwọn ìyàwó ń bí <laughs> ṣẹ́rí tó bá tẹ̀ tí ń dọ̀rọ̀ side ọ̀dọ̀ wa ń bí yíó <laughs> ṣẹ́ tó bá tẹ̀ bẹ̀rẹ̀ ń lọ rí bí tí kíná ń pè kẹ́kẹ́ bá lè tẹnìkẹ́ lẹ́sẹ̀ ní ọba yìí oníkàlù padà sí lẹ́nu ìyọ́kọ́ oníkàlù tó sọ fọ́mọ̀ pé láìsí dákùnmá lọ wọ́n náà ti ń pààyàn dákùnmá lọ ọmọ mi àgbẹ́kẹ́ oníkàlù kọ́ bẹ́ẹ̀ sí mọ́ rẹ̀ sínú ilé tí aslan sókèdè dédé ṣe náà ẹnu lásán ni Allah subhanahu wa ta'ala kó wà so barakallahu fikum wa jazakumullahu khairan wa salamu alaikum